Open your eyes, beloved. and Ẹ̀làjọ ara. And take your Bibles. Lẹ́sì dé daily, As we continue our teaching. that's Láyé you can ẹ̀kọ́ wa. On the chemistry of battle. Lórí àtúpalẹ̀ ogun. Second Corinthians chapter ten. Ìwé kejì Kọ́rìntì orí kẹwàá. I'm reading from verse three. Ó kàrà àtẹ̀sẹ̀ ẹ̀kẹta. Second Corinthians 10. Verse 3. For though we walk in the flesh. Nítorí pé bí àwa tilẹ̀ rìn ní ti ara. We do not war after the flesh. For the weapons of our warfare are not carnal. But the mighty true God. Ṣùgbọ́n the pulling down of strongholds. Casting down imagination. Àwa sọ gbogbo èrò kalẹ̀. And every high thing. Àti gbogbo gíga. That exalted itself against the knowledge of God. Ṣé ara rẹ̀ dá sí ìmọ̀ Ọlọ́run? And bringing into captivity. Àwa ti di gbogbo èrò ní ìṣèkù. Every thought to the students of Christ. Wá sí ìtẹ́ríba fún Kristi. Like we have been discussing. Because I a so ń sọ There is something known as the battle of life. Ohun kan bẹ And the battles arise. Àti Because there is something in you the enemy wants to take away. Nítorí ó wà Battles arise. Because you have a destiny the enemy wants to truncate. The Bible says, and there was war in heaven. That's Revelation 7. Èsì ìwé tí orí kejìlá ẹgbẹ́ ìkeje. So there was war in heaven. Ògùn ti tẹ ní ọ̀run. Michael and his angels the first. Mikael àti àwọn angẹ́lì rẹ̀ jà. The first against the dragon. Ọba dragon ìjà. So the origin of fighting actually is in heaven. Ọ̀run kankan ni orísun ìjà jíjà. So if there was war in heaven. Bí ogun bá wà ní ọ̀run. What makes it strange? Kí ló wá jẹ́ kó di ohun àjèjì? That there was on earth nígbà tí ogun bá wà ní ayé wọ́n sì tàn ogun nínú ìjọ wọ́n sì márì ogun nínú ìgbéyàwó wọ́n tó bá ti tún ogun ní orí ọkàn wọ́n tó bá yọ̀fẹ́ nílà ogun lórí ayé rẹ gangan. this is why the bible teaches us to fight. ìdí nìyẹn tí bíbélì ti kọ́ wa láti gbà. these angels have to fight. Bàbá wa ni, our father is a fighter. Bàbá wa ó máa So his children cannot be civilians or sleepers. Àwọn ọmọ rẹ̀ ò lè jẹ́ ẹni tó ń sùn tàbí olóṣèlú. If God is described as a man of war, yàrá ṣàpèjúwe Ọlọ́run pé ológun ni Olúwa. His children cannot be civilians. Àwọn ọmọ rẹ̀ ò gbọdọ̀ jẹ́ olóṣèlú tàbí alágbádá. You are in a battle to fight. Ó wà ogun láti jà. You need to fight to protect your possession. O láti jà kó bá lè bí ìsìn rẹ. You need to fight to take back what the enemy has stolen from láti jà kó bá lè gba ohun ọ̀tá sí lọ́wọ́ rẹ padà. And it is dangerous to lose the battle. Ó sì léwu láti pàdánù lójú ogun ọ̀hún. Because once you lose battle, Nítorí títẹ́jọ́ tó bá ní pàdánù ogun. You are never at the same place again. ò lè sí ní ipò kan náà mọ́. When something lost to the Delilah. Nígbà tí Samson yìí Tó ṣubú sọ́wọ́ Dèlílà. He lost his eyes. Ó pàdánù ojú rẹ̀. And his ministry. Àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Prematurely. Lójijì. When Goliath lost the baby, Nígbà tí Goliath pàdánù, ó dábìdì. He lost his head. Ó pàdánù orí rẹ̀. And lost his army. Ó ti pàdánù àwọn ọmọ ogun rẹ̀. When Jehovah not to commit judgment. Nígbà tí Gehazi ṣubú nínú ojú kòkòrò. He lost the platform to become a mighty prophet. Ó pàdánù àǹfààní láti di wòlíì alágbára. If Joseph has lost to Potiphar's wife. Ó bá jẹ́ pé Joseph lọ ṣubú lọ́wọ́ ìyàwó Potiphar ni. Destiny would have been permanently injured. Àyànmọ́ rẹ̀ ò bá gba ọpẹ́ ayérayé. If you are playing a football match. Téèyàn bá ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. And you lose at the semi-final stage tó di àárín méjì tó wá lọ fìdí rẹ ní. ọ̀sẹ̀ ti pẹ̀lú fáìnà ó ti lẹ̀ yẹ fẹ́ fi ibi àgbá he still will not get the cup. onítọ̀hún ò ní lè ní ìgbésà. the seat can be very costly. èsì ó lè ọ̀tọ̀ bá. Battles arise because by something in you the enemy wants to take away. Àwọn ogun máa dìde nítorí nǹkan tó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Maybe something you know, maybe something you don't know. Ó ṣeé ṣe kó jẹ́ ojú ọkọ̀, ó sì lè máa jẹ́ ó sì lè jẹ́ ojú ọkọ̀. And like I last time, Satan is not an entertainer, he knows what is there. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ní oṣù tó kọjá. Èsù kì í ṣe tó ń jáde lárayá ó mọ ohun tó ń ṣe. Every man has battle to fight. Gbogbo ènìyàn pátá lórí ogun tí ó jà. But those battles cannot be won Ìgbà ò lè borí ogun náà. At the same level of their awareness that created the battle. Ṣé ìpele ìkọ̀ tá a wà ló dá ogun sílẹ̀? This world is not a playground. Ilé ayé ìṣiṣẹ́ pápá ìṣeré o. And life itself is a party. Ilé ayé ìfúnra rẹ̀ ogun ni. And you cannot be a conqueror without fighting. Ẹni tí ó ti jà kò lè di aṣẹ́gun. Although the enemy is a very great thinker. Ó tilẹ̀ jẹ́ pé ọ̀tá wa jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ríronú. But he is not a master thinker. Ṣùgbọ́n kì òun ni olúwa nínú inú rírò. The Bible says if they had known. Ìbéèrè òkè bí wọ́n bá mọ̀ what will have what will happen. Òun tí they will not have crucified Jesus Christ. Wọn ò bá ti máa kan Jésù Kristi máa gbélé bù. They did and that was their defeat. Wọ́n ṣe bẹ́ẹ̀ eléyìí ló ti fa ìjákulẹ̀ wọn. And the minute Jesus Christ is finished. Nítorí tí Jésù ní wípé parí. That is the is finished. Ó parí nìyẹn. You are saved. Orí But that salvation. Ṣùgbọ́n ìgbàlà yẹn. Does not exempt you from the battle of life. The battle gives you the weapon to the, your salvation gives you the weapon to fight. There are however categories of battle that people fight. Nítorí oríṣiríṣi ìpele ogun ló wà táwọn ènìyàn ń In the school of deliverance. Ilé ẹ̀kọ́ ìtúsílẹ̀. There are sixty categories of battle facing man. Ìsọ̀rí ogun ọgọ́ta ló wà ló tojú kọ́ bẹ́ẹ̀ lọ. Facing man. Ló tojú kọ́ bẹ́ẹ̀ lọ. And if you don't deal with them, they will deal with you. Tó o bá dojú kọ wọn, àwọn ó kọ. Number one. Èjì ni. There is the rage of the wicked. Èrò nú àwọn ìgbà. You have done nothing wrong. Ó ṣe kankan o. You are just raging against ọkàn orú lòdì sí ọ. The rage of the wicked. Ìwúkọ̀ àwọn ìgbà. I'm praying for somebody here. Mo gbàdúrà fún ẹnìkan ní. That that rage that they are raging against. Ṣé ìlú tó wọn tí wọ́n ń lù sí ọ As he shout a seven volcanic amen. Ó ṣe ṣe àdéhùn ìrọ̀kẹ́kẹ́ méje. Their rage shall backfire in the name of Jesus. Every race of the wicked against my life. Yeah! In the name of Jesus, open your mouth and decree. Yes. yes. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Two. Ìkejì. There is a crying blood. Ẹ̀jẹ̀ tó gbígbé ó wà. Blood may be crying against you right now. Ẹ̀jẹ̀ lè máa gbé lòdì sí ọ báyìí. Maybe you have shed blood innocently. Bóyá o ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ láìpọ̀. You have bought or you did all kinds of things. Oṣù lẹ́yìn àbójú oríṣiríṣi láwọn kan báwọn yẹn. Your battle may that kind blood. O lè jẹ́ ẹ̀jẹ̀ tó ń ké yẹn. Ekun rẹ. You need to atone for that blood. Onílò láti ṣe àtúnṣe fún ẹ̀jẹ̀ náà. It's a battle. Ogun. Number three, ìkẹta is the profane avenger. Ó ní olùpẹ̀sán tó lépa. You did something bad to somebody. Oṣù kan tí oṣù abẹ́ nìkan might have forgot you maybe even if your primary school. Bẹ́ẹ̀ni ẹ lè fi ìgbàgbé kódà ó lè jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. The avenger is for you to revenge what you done. Olùpẹ̀sán lépa rẹ láti jẹ̀sán tó ti ṣe. That's why I'm praying for somebody here. That Any power pursuing your life shall be disgraced in the name of Jesus. Let that demon roar like thunder. Can you raise up your right hand to the heavenly and declare this loud and clear? Every Amen assigned to destroy me shall die in my place. In the name of Jesus, open your mouth and pray like that. In Jesus' name we pray. Lórúkọ Jésù àgbàdúrà. Four. Ìkárí. There is the wicked, the battle of the wicked household. Ogun àwọn ẹ̀ka ìdílé. Your own blood is now fighting you. Àwọn ẹ̀jẹ̀ rẹ̀ gba ọjà. Just like Cain fought Abel. Gẹ́gẹ́ bí Káyìnì kò ti bá Abẹ́lí jà. The people of Samson were the ones that tied him. Àwọn ará Samson ló dé. The grave of Joseph was the one that took Joseph. Àwọn arákùnrin Joseph ló tà á tó fún ẹrú. In most cases, lọ́pọ̀ ìgbà, by the time the problem of household wickedness is removed, bàbá lè ìṣòro ọ̀tá ìdílé yọpọ̀ sọ̀rọ̀ èèyàn. A large percentage of the problem of man is finished. Èyí tó kù nínú ìṣòro èèyàn yóò bẹ̀rẹ̀. This is why I want you to pray this prayer without any apology. Ìdí ni mo fẹ́ kó o gba àdúrà yìí láì fi The down power of domestic witchcraft. Die by fire. In the name of Jesus. Open your mouth and decree. Somebody is breaking through. In Jesus' name we pray. Number five, ìkarùn is the affliction of the righteous. Òun ni ìtọ́jú olódodo. The Bible says many are the affliction of the righteous. Bẹ̀rẹ̀ wípé púpọ̀ ni ìtọ́jú olódodo. But the Lord delivered him from them all. Olúwa gbà á nínú gbogbo wọn. He kept all his books. Ó pa gbogbo egungun rẹ̀ mọ́. So that none is broken. Ọkọ̀ kan ò So it is If you have been afflicted because you are righteous, tí the Lord will definitely deliver you. Láìsí àní àní Number six, is the battle for destiny. Òun ni ogun fún Your name was announced in heaven. Your destiny was announced. The enemy had it. And is now fighting you say, why is my battle this hard? Ẹlòmíràn àwùjọ ogun mi jẹ́ wá ní epo oko yìí. It's because of your colourful destiny. Nítorí pé àyànfọ́ rẹ̀ ó lẹ́wà púpọ̀ ni. Every battle against your destiny. Eh? Shall ogun lòdì sí àyànfọ́ rẹ̀. Ṣàbàpáyà ti dé Any power that does not wanted to fulfill your destiny. Shall be disgraced in the name of Jesus. Lay your right hand on your head. Pé ọwọ́ ojú rẹ̀ lé orí rẹ̀. The crashes on my father's head. Òun pé ègún lórí bàbá mi. Crashes on my mother's head. Ègún lórí ìyá mi. Can you start talk to press loud and clear? My head is not your cabinet. In the name of Jesus. Break those curses. Fọ àwọn ètò náà. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Seven. Ìkeje is a battle for fulfilment. Ogun ìmúṣẹ. Ìmàlẹ́ ẹni. Some people are not fulfilled well. Ẹlòmíràn ò sí àmúṣẹ nínú gbogbo tó ti ṣe. Fighting fighting fighting to get the fulfilment. Ìgbà láti ìfẹsẹ̀ rọ́lẹ̀. Ìjẹ́jọ́. Battle for relevance. Ogun láti lè jẹ́ èèyàn. Some come to the world closing their eyes. Ẹlòmíràn ti jí wáyé. And they leave closing their eyes. Ó sì kó ìjú kúrò ní. They don't find relevance at all. Kò tiẹ̀ ní tí ẹnìkan rí. They seem like strangers. Ṣé ni wọ́n jọ àlejò? Now, ìkẹ́tọ̀ oh, the battle for wholeness. Ogun ó ti di wípé a lot of human beings are sick. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣàìsàn you really find somebody who is completely whole. Agbára kákálẹ̀ lébele rí ènìyàn kan tí ó dá pé. The battle for wholeness has pushed men into what they should not even do. Ogun ti di pípé nínú ìlera ti fi ọ̀pọ̀ ènìyàn láti ṣe ohun tí kó lọ. Some drink what they should not drink. Ẹlòmíràn ti mú something that they should not eat. Ẹlòmíràn ti jẹun tí ó kó lọ. Some go to the kind of mountain they should not even go to. Ẹlòmíràn jẹ lọ sí irú orí òkè tí ó yẹ kó kà lọ. Because of the battle for wholeness. Nítorí ogun ti di pípé. I'm praying for of somebody here. Arrows fired against your health. Ọkọ̀ tí wọ́n ta lòdì sí ìlera rẹ̀. Ṣàbà fire now in the name of Let your amen roar like thunder. Let your amen roar like thunder. Let your amen roar like thunder. Raise up your right hand. The venom of such life ẹ̀mí kúkúrú. In the name of Jesus. Yes. Bẹ́ẹ̀ni. In Jesus' name we pray. For every power blocking my glory. scatter In the name of Jesus, open your mouth and scatter them. In Jesus' name we pray. Ten is a battle for daily bread. The battle for deliverance. The enemy attacked the staff of bread of people. In order to make them rush to him for help. Many are battling to Ọ̀pọ̀lọpọ̀ ní jíjẹ àti mímu ló le fún. It's a great battle in game. Ogun lágbára ni nítòótọ́. Eleven is a battle for promotion. Ìgbọ́kànlá ogun ìgbéga. Nobody likes to be stagnant. Kò sí ẹnìkan tó fẹ́ wà lójú kan. That battle goes on every day. Ogun yẹn ojoojúmọ́ ló ń lọ. Ìkejìlá. The battle to enlarge your coast. Ogun láti fọ́ agbègbè ẹni ńlá. That battle goes on every day. Ogun náà ojoojúmọ́ ló ń jà. 13. The battle of negative covenants and curses. Ogun májẹ̀mú àti ègún òkòkò. Calling on people. Tó bá dé àwọn ènìyàn. And pulling them back. Ló ti ń fà wọ́n sẹ́yìn. 14. Ìkẹrìnlá. The battle of the attack on marriage. Ogun ìgbógun lórí ìgbéyàwó. Many marriages are going through battles and warfare. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló jẹ́ pé ogun at the hour of the enemy that some want some people to marry. Ọ̀gá kẹ́lẹ́ ojú ojú ìgbéyàwó. And if they marry, he wants to destroy. Ó bá ní ṣe ìgbéyàwó fẹ́ dojú rẹ̀ rú. Fifteen. Ìkarùn nínú ogún. There is the program, the battle of the program trouble. Ogun ìjàmbá tí wọ́n ṣètò rẹ̀ kalẹ̀. A program trouble. Wọ́n ṣètò ìjàmbá. It happens specific times, specific places. Àmàwáyé Ibi kan ní pàtó àti ní àkókò kan ní pàtó. Always program to happen. Wọ́n ṣe èpo rẹ̀ kalẹ̀ tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní dandan. There are some families. Àwọn ẹbí kan wà. There must always be a mad person there. Dandan tí ẹnìkan wà nínú wọn tí ó máa lọ lórí. Somebody must always be in prison. Ẹnìkan gbọ́dọ̀ wà lọ́gbà ẹ̀wọ̀n nínú wọn. And as one generation is going, another one is coming. Ìṣèkàtọ̀ ti lọ sí ìrántí ṣe ó yìí jẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin wọn. the trouble that was programmed. ìdààmú tí wọ́n ṣètò rẹ̀. sixteen. ìkẹrìndínlógún. the yoke with unbeliever. àjàgà sísọ papọ̀ fẹ́ aláìgbàgbọ́. yoke yourself with an unbeliever. sísọ ara ẹni pọ̀ mọ́ aláìgbàgbọ́. you started a battle already. òkun ló dálẹ̀ yẹn. seventeen. ìkẹtàdínlógún is the conspiracy in the heavenly. Òun ni ìrìkì tí àbí ìlú mọ̀pọ̀ nínú àwọn ọ̀run. There are dark powers in the heavenly. Àwọn agbára òkùnkùn bẹ nínú àwọn ọ̀run. And they can conspire against the power of a man. Wọ́n sì lè dìtẹ̀ mọ́ ìràwọ̀ ènìyàn. Eighteen. Ìkejìdínlógún. The battle of the envious enemy. Ṣé ogun ọ̀tá onílara? You haven't done anything wrong. O ṣe kankan tí o dá o. It's just envy. Wọ́n kàn fún wọ́n kàn ṣe lára rẹ̀. I would like to destroy you. Wọ́n wá fẹ́ pa ọrùn. 19 ọjọ́ kọ̀dínlógún is the battle of inherited luggages. Ogun àwọn ẹrù àjogúnbá. A luggage you did not desire. Ẹrù tí ìṣe wọ ló dì. But is now coming upon you. Ìgbọ̀n ló dé bá ọ. And twenty ogún is the vandalized destiny. Orí ayọ̀kọ̀ tí wọ́n ti jà lólè. His destiny is already now vandalized. Wọ́n ti ja àyànfọ́ olóyè. By spiritual vandals. Látọwọ́ àwọn adigunjalè rẹ̀. Battle to recover success. Ogun ni láti lè gba irú àyànfọ́ bẹ́ẹ̀ padà. It's a very serious matter indeed. Ọ̀rọ̀ tó ní igbá ni. Today. Lórí. In the warfare we are fighting in, Nínú ogun tá à ń jà yìí. Many breakthroughs have happened. Ọ̀pọ̀lọpọ̀ àlàjálẹ̀ ti ṣẹlẹ̀ o. Many will still happen. Ọ̀pọ̀ ni yóò sì tún ṣẹlẹ̀. But you, ṣùgbọ́n ìwọ. You need to surrender your life to Jesus. Ó nílò láti fàyè rẹ fún Jésù. If you have not done so. At this critical level that we are in. You need to surrender your life to Jesus. Ó nílò láti fàyè rẹ fún Jésù. So that you can continue enjoy the benefit. Kó So that the Lord will answer your prayer. Olúwa And you keep the benefit of that blessing. Àǹfààní While we close our eyes all heads are bowed. Nítorí náà, gbogbo a ó ti ẹni bàbá yìí, a ó Shall this meeting now? Ìwà wa ní ìpàdé ìgbà yìí. Ìyá náà born again. Ó ti ti di àtúnbí. You must have surrendered the life to Jesus. Ó ti ti ayé rẹ̀ fún Whenever you are. Ibi Why all eyes are closed? Just rise up and find a way to this altar. Ṣé Very very quickly. Surrender your life to Jesus now. So that all other prayers are going to pray. Gbogbo àwọn àdúrà mìíràn tá ó tún gbà. You be a beneficiary of this blessing. Ó lè ṣe àǹfààní àwọn ìbùkún náà. That's ah, correct. Yes. Find out what it this all covered up Jesus is waiting for you. Thank you, Jesus. Thank you, Jesus. Just for fear at the altar. I congratulate you. Okay. You've taken the most important decision in life. Bow down your head. Say what I'm going to say after. Ṣé ewì tẹ̀lé mi? Say father. Ṣé bàbá? In the name of Jesus. I come before you now. Like Jesus. Come into my life. Take control of my life. In Jesus' name. Amen. Amen. I'm going to pray with you now. Father, I thank you for your children here. Lay your hands upon their lives. Anoint them by your power. In Jesus' name we pray. Amen. Right there where you are, the counselor to discuss with you and teach you more about what to do. The, the rest of us, where we are, Father, your help and talk to the Lord. That before I leave this place, I must have testimony. Begin to talk to the Lord yourself. While you father your head? Thank you, Jesus. Bring my prophet, please. Jẹ́ ká dìde dúró Bring us a prayer letter for this meeting. Ẹ mú lẹ́tà àdúrà for this, ìpàdé Father, we thank you for the prayer letters. Bàbá Adúpẹ́ lọ fún lẹ́tà àdúrà wọ̀nyí. Answer our prayers by fire. Lay your hands upon us by fire. You get a mother of faith for us by fire. In the name of Jesus. And Father, we are praying for those who are celebrating their birthday this month. Keep them standing by your power. And by this time next year, Jesus Christ is coming. Let them be bigger bundles of testimony to the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' name we pray. Raise up your right hand to the heavens And declare this loud and clear. Everywhere I go this month. I shall be in divine favor. E, In the name of Jesus, open your mouth and pray by the favor of God. I shall be in divine favor. In Jesus' name we pray all eyes closed. And let your amen roar like fire and like thunder. Don't let anybody's amen be louder than yours. Father in the name of Jesus. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. Father, it is written. Bàbá ti kọ̀ wé lọ. all dá bàbá rẹ̀ jẹ́. Tí ìwọ tó ń gbà ní. Ọ̀sẹ̀ bí ń ta outless cup. Ọjọ́ rẹ̀ ní gbogbo ènìyàn bọ̀. Father, every prayer your children have prayed here today. Gbogbo àdúrà táwọn ọmọ rẹ̀ ti tàbí. Let them become testimonies in the name of Jesus. Lórúkọ Jésù. Every yoke of backwardness is broken forever in the name of Jesus. Any power that does not want you to laugh, that power is buried completely in the name of Jesus. Power to arise and shine. Receive that power in the name of Jesus. Power to plunge yourself into divine favor. Receive that power in the name of Jesus. And by the time you appear at the next Bible exchange center, your testimony shall be great. In the name of Jesus, the Lord blessings of Zion. May the church return upon you. Move you from strength to strength and from glory to glory. Thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. Let us share the grace and fellowship. the of our Lord Jesus Christ.